لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وآله وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فما الله سبحانه وتعالى أترى عليكم كاتي فما النبي محمد صلى الله عليه وآله وسلم نينو أنكتي ويكما في شرع والأنفاني gẹ́gẹ́ bí mùsùlùmí tí a fi mọ̀ yí islam da yí tí a ń ṣe àti yí súnà nabuwa muhammad sallallahu alaihi wa alihi wasallam ní ká máa sọ fúnra wa lẹ́kọ̀ọ̀kan inṣáàlá nípa àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn nínú ẹ̀sìn islam ní àwọn àwùjọ islam irú àwọn ọ̀táwò ló ti wá láwọn ìgbà tó ti kọjá rí nínú àwọn àǹfààní tí kí ní yóò máa ṣe fún wa ní pé yóò jẹ́ ká mọ̀ mọ̀ ipé kò sí tó jẹ́ jẹ́ díìdì nínú kan tí àwọn ọ̀tá àtàwọn tí wọ́n ń pètè pé lórí ẹ̀sẹ̀ Islam lè ní wà láìwọ̀n ní nǹkan tuntun tí wọ́n fẹ́ ṣe má nǹkan táwọn ọ̀daràn náà ti ṣe wọn làwọn ọ̀daràn tè ní nǹkan tún ṣe in táwọn nǹkan ti ṣe lánàá tí wọ́n ti fail due to wípé àwọn àwọn tí wọ́n wà lánàá yẹn ojú wọn là wọ́n dẹ̀ ṣe kíni wọ́n Ọlọ́run bá ṣàánú wọn pẹ̀lú pé kí wọ́n mọ iye ẹ̀sẹ̀ Islam tí wọ́n ṣe the same thing láwọn ẹnìkan sí lé ní ibẹ̀ yìí tẹ́lẹ̀ fi ń dìsí fáwọn mùsùlùmí díúdò pàwọn mùsùlùmí lè ní ǹkọ́ wọ́n ti sùn gbàgbé kú níbi ẹ̀sìn wọn imam zahabi rahimahullahu ta'ala nínú tírà wọn sí alamin ah, nubala tí wọ́n ti ṣàlàyé àwọn ah, tí wọ́n mú oríṣiríṣi àwọn èèyàn wá ń bẹ̀ wọ́n mú ọ̀rọ̀ nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ díẹ̀ nínú tanẹ́gbà muhammad sallallahu alaihi wasallam àwọn sahaba ridwanullahi alaihim àwọn tabi'un àti títí tó fi di àwọn àsìkò tí wọ́n wà so gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà inú àwọn tíra tí wọ́n kọta ti fi sọ irú àwọn ọ̀tà tó dẹ̀ wúlò tó yẹ kí ẹmọ rọ́já nínú ẹ̀nà albidaya wà ní àyà èyí ó máa rí àwọn àǹfàní àǹfàní àǹfàní nípa àwọn nǹkan olú ti ṣẹlẹ̀ sẹ́yìn tó bá wákà wọn kátàwọn náà ṣe rú nǹkan lé ní náà kò ní jọ ó kọ́ tó máa ń pè ní ẹ̀nà ni al-khabith ẹgbẹ́ kan pè ní al-khabith al-khabith ó ní ìdọ̀tí nǹkẹ́ ẹgbẹ́ wà lẹ́ọ̀kọ́ tó máa ń pè ní yìí mọ́mù zahabi wani pé huwa tọ́gíyàtù zinj ali bin muhammad bin abdulrahman al-abidi min abdulqais wọ́n ni tọ́gíyà lọ́kùnrin yìí tọ́gì rahimahullahu ta'ala àti àwọn àti bí ẹ̀bẹ̀ lọ nínú àwọn àfá tí wọ́n kọ ìtàn àwọn èèyàn wallahi bí ẹ̀bá ṣe rí ní wọ́n sì kọ́ àtàwọn àwòsọ́ọ̀fù àwọn èèyàn ṣiṣẹ́ tọ́ọ̀gì lé ní wọ́n fẹ́ kápá àwọn tọ́ọ̀gì àwọn èèyàn ṣiṣẹ́ bídá wọ́n fẹ́ kápá àwọn olókọ bídá nípa oní bídá ní wọ́n tẹ̀ tààmà lè bídá ìwọ́kọ́ ló ń pèpè sí bídá lójoojúmọ́ yìí ìwọ́kọ́ ló ń ni pè zendik ìwọ́ ló ń pèpè lọ síbi sha'awadha ó fẹ́ kán pè ní

ibi tó ti jáde kọ̀bílà àwọn abdulkoisi wọ́n ni iftara wa zama annahu min waladi zaid bin ali al'alawi wa kana munajjiman turkiyan dakiya wọ́n lọ́kùnrin ọ̀dára yìí wọ́n ló wá ń claim wípé nínú àwọn ọmọ àlè ló wà àwọn ọmọ zaid ọmọ àlè ló wà ọkùnrin sì ní kọ́wọ́ awòràwọ̀ ní awòràwọ̀ pọ́nbélé ni kò sí tó jù bẹ̀rẹ̀ ayé kìkí ń ṣe àwọn tán ma ń wo nùjúmù tán ma ń wo ràwọ̀ tán ma ń wo ẹ̀yìn ẹ̀hẹ́n irú àwọn tán ma fi ń wo sẹ́bẹ̀ bẹ̀rẹ̀ báwọn haruriyan makira nínú àwọn khawarij ló tún wá àwọn tán ma ń jáde against àwọn olórí ló fi pẹ́lẹ́ ní iná kí lóde tó ṣe páwọn ní bídí àgangan náà náà jáwọn khawarij ẹlòmí ó mọ̀ tí bá parọ́ ah alikẹ́dá alikẹ́dá wallahi àwọn tán bẹ̀rẹ̀ kí àwọn dìọ̀bá dìmọ̀ nípa Osama bin Laden Osama bin Laden déyì táwọn èèyàn òmọ̀lé ní táwọn ìfún ní pòmó tí wọ́n ń bí fún yí pé yíòrò ní ohun tàà fi dàgbà a máa rí Osama pé yíòrò ní gbá Osama bá mẹ́ríkà jà ọ̀daràn yẹn pọ́nbélé kárìdí tẹ́rọrìstì pọ́nbélé ni wàláì Sufi ni ó tàbí ọ̀tà Sufi pọ́nbélé ni kìí ṣe súnnà rárá hassan al-banna sufi ni sayyid kutub sufi ni kọ̀rọ̀dọ́wí sufi aṣáàrí ni bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ bó ṣe máa rí wọn ni ẹ̀ àwọn terrorist yìí mọ́ ká jẹ́ sufi àbí ká jẹ́ shia pọ́mbélé ẹwà change mizan àwọn tánjọ́ ń sún náà táwọn ń wọ́n against terrorism lójoojúmọ́ tán gbógun tí wọ́n tó sí pé àwọn gangan ni wọ́n fẹ́ jẹ́ greatest victim terrorism and ah, àwọn yẹn terrorist kí nìdí wọ́n bá terrorist jà àìpẹ́ ìṣù kẹsẹ̀lẹ̀ ẹnìkan wọ́n ń tàbí ohun interrogate wọn àwọn terrorist ní àbí ok ṣe mọ́ lábájá gẹ́gẹ́ báyìí ẹni yìí ẹni ìmọ̀ ṣe suicide bombing terrorist lè rí àbí ṣe terrorist ah terrorist lè náà ah suicide bombing ọmọ tán kìí ṣẹgbọ̀n kí ẹ̀dì bọ́m̀bù mara kó wá lọ sáàrin ọjà kó wá lọ lọ́pọ̀ọ̀rùn kó wá blú àwọn èèyàn síbíbẹ̀ mú ní àwọn tán pí àwọn onísúnà tẹ́rọrìsì ẹni yìí ń púròmótì ọkùnrin tẹ́rọrìsì yẹn wo yìí sì ń fanká ni ẹmọ gbọ́ lẹ́tọ̀ rẹ̀ kí ah automatically ló fẹ́ breed àwọn terrorist because ìyẹn tó ń pè láfàfáwọn èèyàn yìí bàbá ńlá terrorist ni tí ń sọ lórí Al tí ń sọ lórí àwọn tv station mi báyìí náà ipẹ́ èèyàn o ẹ ma ju bọ́m̀bù káàkiri ní o tàwà ní terrorist náà méjì ẹgbà ọkùnrin ya èèyàn tí ń wo ẹ̀pẹ̀ tí ń wo sẹ́ tí ń wo nùjúmù náà tí fi ń wo gbogbo ẹ̀ ó tó wájẹ́ haruriyan khabith àwúrí tí wá ní kí náà ń àwọn tó ma ń jáde tó ma ń rebel against àwọn olórí

ìkà ń fi stáyì fi yàrẹ̀ ti sílá àfàwárí ni wà ìlà fàbúrọ́dùlù dahriyun filosof zendik tí ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ní ọkọ̀ rí ọkọ̀ kèfèrí èyàn gẹ́ni filosofa burúkú pọ́nbélé ni kèyí tí ẹ ń ṣe mùsùlùmí rárá zendiku ni ẹgbọ́n ṣe ń ròyìn ni yíò ṣe gbogbo dánsọ yíò kọwọ́ wallahi nushan lil umma ẹwà ẹwà wẹ́ni yìí ṣẹ́gbẹ́ ni ó adé yóò àṣọ fún pé kèfèrí ni mí o mo sì fẹ́ sọ ọlọ́nà mo fẹ́ sọ ọ́nà ni tí yóò ṣe bẹ́ẹ̀ àbí kò ní ṣe bẹ́ẹ̀ in tí àwọn àfáàfi gbọ́dọ̀ máa pe àwọn èèyàn sákèèsí láwùjọ in tá gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn kan mọ àwọn tó ń kó àlè dọ̀lá àwọn ojú ọ̀nà àwọn ẹni àánú àwọn èèyàn gbọ́dọ̀ mọ́ nítorí ẹni àánú onídékólẹ́ ẹni àánú lóhun ẹ̀sùn ọdún kìíní kan o ẹnu ti pàwọn tó bá fẹ́ tó má jẹ́ ní ànù mọ́ kíníkà ní ẹ fákúdà fámílì ànábì ní fámílì ànábì ní kíní kọ́dà ìyá sí ọmọ gbọ́gbọ́n pẹ̀rẹ̀ fámílì ànábì bóò ní fọ́mùsẹ̀ ní fọ́sẹ̀ jẹ́ fámílì ànábì tó jọ mọ́lágbá family àbí àmúdá ti jánu ẹ family ànábì ni kíní kan ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ Fatima ni ìyá Fatima náà ló sàdárí jù gbogbo wọn ọmọ Fatima náà gbogbo wọn àwọn Fatimiyya obediya bọ́sí lọ́kùnrin ọlọ́mọ Fatima náà gbogbo tó bá ti fẹ́ yẹ̀yà kúyà báyìí kọ́ wọ́n ni ọmọ ànábì ra wọn ìkànnà àwọn ìkànnà láìpẹ́ Nàìjíríà náà tó lọ́mọ ànábì lónà ìwọ yìí náà ànábì ni wọ́n ó ti lọ bóra burúkú ẹ̀ẹ́tọ̀ àwọn èèyàn kó sì mọ̀tẹ̀lé wọn káà kódà àrọmọdọ́mà nẹ́bì ni àrọmọdọ́mà nẹ́bì ní kíni àkọ́kọ́ ni pé kó jẹ́ àrọmọdọ́mà nẹ́bì lóòótọ́ bó bá jẹ́ ní ànù àwọ́sàlà ifá ní pé ẹni ànù nílé tí ń lọ yìí ó kàn fẹ́ sọ yìí lọ́lá tabbat yada abi lahabin wa tabbe family annabi labula onku annabi ta ni sallallahu alaihi wasallam ẹ̀gbọ́n bàbá annabi ni qur'an ti sọ ka le pa re yutla ila yawm al qiyamah tawo maka ta ma fi kirun ta ma fi ṣe ibada di yawm qiyamah onku annabi da sallallahu alaihi wasallam allahu akbar so e ma won ta sọ pa kun yo àwọn ẹ̀kọ́ pon be ta mu nbe o mo se mo abe wọ́n ní ظهر بالبصرة واستغوى عبيد الناس وأوباشهم wọ́n ló ó kọ́kọ́ lọ àpíà níbi basọ́rọ̀ ó kọ́kọ́ lọ hàn basọ́rọ̀ ló kọ́kọ́ lọ hàn ó bẹ̀rẹ̀ sí ní ma sọ àwọn èèyàn káàkiri fatajamma aláhù kullu lúsìn wà múrí ó wá kó àwọn olè ó kó wọn jọ àtàwọn tó ṣe pé islam wọn go òjò tẹ́lẹ̀ náà àwọn tó máa ṣe wòyíò yìí nípa islam wà kathiru wọ́n sì pọ̀nú fashadda bihim ala ahli basọ́rọ̀ ìwọ́n fi wọ́n ja àwọn ará basọ́rọ̀ fi ń dàn láàmú وتم له ذلك وفي وجوه على بصر في هيما واستجاب واستباه البلد وصيدته واسترق الذرية وبرس لما قاوية وملكوا وبرس لما قدك يوية فانتدب لحربهم عسكر المعتمد المعتمد أو مقوم برس لما بوجه فالتقى الفريقان وانتصر الخبيث أو مقوم أعطى جاوة أن يتندري عن المنبوم àtàwọn alùkọ̀bí tó kọ́ àwọn olè àti gbogbo àwọn ọ̀daràn kèfèrí àwọn èèyàn gbogbo wọn bá wọn kàwárìjì tó kó wọn lọ wọ́n bẹ̀rẹ̀ sí ma bá ara lójá wọ́n wín àwọn ará wọ́n wín ọmọ ogun wọ́n ni wastaf hala bala'uhu wa tawal bilaj abúrú rẹ̀ wá tẹ̀ káàkiri gbogbo nílùú lásìnà òdíẹ́gbẹ̀ ni alkhabith fi ojú àwọn èèyàn haima ó fẹ́ pa wọn ta kódà díẹ̀ lókùnkùn gbogbo baghdad وجرت بينه وبين الجيش عدة مسافات وأنشأ مدينة سماها المختارة في غاية الحسانة وزاد, وزاد جيشه على مئة ألف ولولا زندقته ومروقه لاستولى على الممالك wọ́n lọ́kùnrin wá ń kọ́ àwọn kọ́ àwọn ogun against ẹ̀kẹ́ tẹ̀ fi bá nígbà tó ti already ní àwọn ọ̀daràn tẹ́tijọ́ ń dà lórí mú rí bí wíìn wọ́n já orísìírísìí ogun insa wíìn wọn náà ni ó wá lọ ó kọ́ ìlú kàtán pẹ̀lú al-Mukhtara wọ́n ìlú ìwà secure débi pé wọ́n kó àwọn irin tẹ́ fi ń dáàbòbòlú wọ́n kó sí bẹ̀bá mú bẹ̀lú kó àwọn ọ̀daràn rẹ̀ sí àwọn ọmọ ogun rẹ̀ padà lé ní 100,000 àwọn wèrè ọ̀daràn ló kó síbẹ̀ ló fi jẹ́ kí wọ́n látẹ̀gùtàbùrù bí kẹ́tẹ̀kọ́ ti làhálìkì ẹ mọ́ mọ́ ìgbàtàjẹ́ mọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà wọn tí wọ́n pọ̀ tí wọ́n sí òfò ẹmọ̀ sọ̀fẹ́ lómi pé kò sí tán pè ní kí ẹmọ̀ sí mọ́lúdì àwọn kèfè rí ẹ̀dá dá mọ́lúdì lẹ̀ in tó wà ní ọ̀tàn gbàtọ̀ ní kàkẹ́kẹ́ ẹ̀ẹ̀ kàkẹ́kẹ́ kò sí kankan tẹ́yìn ń ṣe lé ayé tí yín ayé ayé lẹ̀ kan wákàkiri kí ẹ̀ tí ẹ̀mọ́ ní akẹ́ lákàkún pa àwọn kútùbù ń bẹ̀ tán ti sàlá gbogbo tó ṣẹlẹ̀ ní ẹ̀sìn ló fi tó ogun táwà fáyí sàlàyé lè nìta àwọn súnmọ̀ tán sọ lónìí the same thing táwọn sàábé náà sọ lánàá ni kò sí yàtọ̀ láàrin tánṣọ àti tí ó márùn sọ lọ́ka tàkọ́ wáwò assignment ní lọ́ka ìtàn kó wá bá mú yàtọ̀ tó wà láàrin táwọn sọ lónìí àti tí ó márùn sọ lánàá intan sọ lónìí àti tí ó márùn sọ intan sọ lónìí àti tí àwọn wákìrin sọ nípa pé eléyìí iṣẹ́ eléyìí ọ̀dá nínú ọ̀tún lè jù lórí bídíà ó márùn kódà tí mo gbọ́ pé ẹni yìí ti ń dójú mi kí ló máa ń sẹ́bí bí o ní bídí àlọ́yáyà ẹ̀kọ́ kí ló kí ló tó máa ń dó mi o ti ń dó mi jù kí ni ẹgbẹ́ bẹ̀rẹ̀ kí ní kan lóòrò nígbà tí mo gbọ́ páwọn kan lọ organize special prayer fún lẹ́yìn ìlú wọ́n láwọn kan kóra lọ síbì kan wọ́n lọ ń ṣe special prayer kan fún mọ́ ẹ̀kíní ẹ̀kíní kan ó ní ẹbá ń kó gbọ́n wá wọ́n jẹ yàláyàyà ìbò lẹ ti gbọ́ special prayer fún ta ni fún kí ni ẹ à ń sàdúà ní fólórí ìlú sẹ́bà nẹ́bí se ń se nù wọ́n jẹ wọ́n jẹ ìyẹ́láyẹyà ṣe ẹ̀rẹ́ ti tẹ sọ̀bíg bèèrè ìsìnlú nígbàtí sọ̀bíg ti lọ mẹ́rin pàmùtà sábìhìn Qur'an gbàtí umaru mú sọ̀bíg ó ní man ana Abdullah umaru na pẹ̀ Abdullah ìmì tó ń wó iná Abdullah nìmìnà ni kí ló Qur'an umaru ti jábúlálà kalẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ni ma kó bú bàbá yìí lórí ni wọ́n wọ́n bídí àkó lára rẹ̀ jọyẹ̀ bà tí wọ́n nà kó lára rẹ̀ ó ní a ń takí bí a bídí àwọn ó ti kó lára mi báyìí kò sí lára mi mọ́ wọ́n tún wá gbé lọ ní kẹgbẹ́ lọ sí Basra ọdún kan lẹ́gbọ̀dọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ sí hajjúrù tó lé tó ní agbára sọ anything pẹ̀lú orí rẹ̀ stíkìtì lẹ́ẹ̀kan náà ni bó wá láti bó ní mọ́ rọ̀sọ̀wá sí lè ní tó bá bárò àwọn ọ̀daràn ní ìpàdé nínú àgbẹ́gbẹ̀rẹ̀ àwọn láàfá tí wọ́n sì ń bàtà wọn ìyá lójoojúmọ́ ok bó ní mọ́ rọ̀sẹ̀sẹ̀ tó bá bá wọn tán ní káwọn yẹn máa ṣe yàwó yàwó tó bá bá wọn pàdé láyọ́ tán bó ní mọ́ rọ̀sẹ̀sẹ̀ tó ti pẹ́lẹ̀ eré débìdì àgbà níbi kí n bẹ̀rẹ̀ pẹ́sẹ̀ nípa hmm? wà záàrí yá ti dárúwá kí ní kí ní kí ní kí ní kí ni wà lórísà láti kúrúfà kí ni kí ní ọ̀sẹ́ wà láàmì láti wé kọ́rọ́ kí ni àmì láti wé kọ́rọ́ ní tí sọ̀bí gún bèèrè káàkiri nípa àmú ti kó sí nǹkan nínú ẹ̀sìn Islam ní bèèrè nípa mutashabihati ikó fẹ́ mọ̀ fi dáwà lálẹ̀ bó ní wọ́n rúṣe sí tó bá ráwọn tán sọ fáwọn yẹn pé cultism wípé ẹ̀yìn ayé àtẹ̀yà ayé ẹ̀jọ́ bára ń sìn bó ní wọ́n rúṣe sí tó bá lú àwọn ilé àbáwọn tán pèpè lọ síbi terrorism tán pèpè lọ síbi pé bọ́m̀bù wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rìn táwọn èèyàn dábí lójúmọ́ bóò ní mọ́gbé ṣeṣe rọ́bí allah ló jẹ́ kí wọ́n lẹ́ẹ̀jẹ́ ká kàrí tafá ẹjẹ́ ká mú tó ti ṣẹlẹ̀ sẹ́yìn wọ́n ní pé àwọn ọmọgbọ́n padà wálé ní 100,000 tí ìbá ń ṣe wípé ẹni yìí zindiku ni àti kó ti سكت من فتنته في دولة المعتمد وكانت أيامه أربع عشر سنة وني أدو بفوتين لن يلو لي ها واني قال, قال نفتوي كان أولا بواسط وربما كتب العون فأخذه محمد بن أبي عون فهبسه ثم أطلقه فما لبث أن خرج واستروى الزنج يعني عبيد الناس والذين والذين يكسهون ويزبلون فصار من أمره ما صار وخافته الخلفاء ثم أذفرهم الله به بعد هروب تشيب النواسي أو تشيب النواسي النفتوي زماني أكوكو كوكو والبغضب نواسك ní alfabeti yìí kọ́wọ́ nígbà yẹn kọ́wọ́ ọwọ́ gbangban àá ìgbà tó yá wọ́n fi sẹ́wọ̀n ó bí sájáde báyìí ìgbà olóbẹ̀ẹ́sẹ̀ ni wọ́n yẹn ìgbà tó padà wáyá alhamdulillah ọwọ́ àwọn olórí kódà ìgbà àwọn kọlàfà wọn bẹ̀rù rẹ̀ àwọn kọlífà mùsùlùmí wọn bẹ̀rù pé ọkùnrin lè rí bú ti dé o ìgbà tó yá ọlọ́n padà fún wọn lágbára lórí rẹ̀ wàkútìlà wàlìláhì alhamd wọ́n pa ìmọ́mù záàbá ní pé ọ̀pẹ̀ ní adúgbẹ́ fọ́lọ́run àwọn ọ̀dẹ́lẹ̀ nínú àwọn èèyàn tí wọ́n fi ẹ̀mí àwọn èèyàn wéwu níjọ́ tí wọ́n pa Muhammadu kí wọ́n pè olórí àwọn Boko Haram Muhammadu Yusuf inú wa òdù inú wa dùgbọ́n wọ́n gbé ṣèkáwó ti kú ṣèkáwó ọlọ́run ṣe ń wo ṣèkáwó ilé gbígbó ẹ̀dá tí ń pàwẹ́ ẹ̀ bóò nínú èyàn sí ní dùn tí ẹ̀ bá ráhùn tó ṣe kí wọ́n ba ilẹ̀ jẹ́ àwọn tí wọ́n fún ìbàjẹ́ káàkiri lórílẹ̀ àti ní òbí bá dùn a ṣe pò wà nínú àwọn aláburú èyàn wọ́n ni wà kútìlà wàlẹ̀ hamd ọkọ̀ ẹ̀mí ọkùnrin wọ́n pa ó bọ̀ wọ́n pa ọkọ̀ ní fọ́lọ̀mù fi sanati sẹ̀bẹ̀rin wà mẹ́àtẹ̀ ní 270 ìjírá fi sọ́fàr ní oṣù sọ́fàr ní ọpa wọ́láwù thamani wà agbàrí na 48 ló wà ń gba tẹfipá wọ́láwù afrọ́dùtù àkbárọ̀hùn wọ̀wọ̀kọ̀ríyàhùn labalagtu mujallada afá ní pé tí ń bá ní kí n máa kọ ìtọkùnrin nìkan mo lè kọ dídí fọ́lùmù kan mujallad kan àtàwọn tó dálẹ̀ wàkánà mọ̀fábúrítọ̀ ṣàjáà wọ́n lọ́kùnrin ó ní kílẹ̀gbẹ̀ bravery tó ti kọjálà wọ́n tó ti kọjálà ó ní kíyàn gbóyà lórí kúfúrú kíyàn gbóyà lórí zendakọ́ gbẹ̀dẹ̀ ṣe rí ní jẹ̀rí àndà hiyatan ẹni tó ní ìgbóyà tí ma ń bọ́ síwájú báyìí a kọ̀dìstáwà àbá ibn najjar ìsẹ̀rọ̀ta ibn najjar àwọn kọ̀dí ànútawa wọ́n ni wọ́n ni ru'iya abuhu annahu ba'al fi masjidi rasulillah sallallahu alaihi wasallam baulatan ahraqat nisba nisfa duniya wọ́n ni ó wá nínú tàgbákí bàbá rẹ̀ sí ẹ̀gidi kódò tọ́s masalasi annabi rí wọ́n ni wakanat ummul khabith lam yada ibni ahadan indahu ilmun bi hatta khalatahu thumma kharaja ila khurasan faghaba anni sanatayn وجاء ثم غاب عني غيبته الذي التي خرج فيها فورد على علي كتابه في من البصرة وبعث إلي بمال فلم أقبله لما صح عندي من سفكه للدماء وخرابه للبدن ايكاو سنبا باس الخبيث يمرغني اما ياري انيري اما وتي ياري سنبيو نين iyare ni pe won ni iyare on so lójú tọmọ ti dàgbà tí ẹ̀kọ̀bí ti dàgbà ìmọ̀ ń dàpọ̀ máa wọn ní mímọ̀ ìmọ̀ lọ sáwọn òjò kó mọ̀ káàkiri láti lè fi dàpọ̀ mọ́ wọn ìgbà tó yá ó jẹ́ bẹ̀rẹ̀ sí Khurasan ìgbà tó yá ààrí al-Khabith tí ó fi dé padà nígbà tó padà ayá báyìí bó ṣe kọ lẹ́tà sáwọn nù ó wá fi owó àti ẹwù ó dọ́dọ̀ àwọn ni àti bó ṣe dọ́dọ̀ àwọn ni látọ̀dọ̀ al-khabith kìníkà kìníkà ìyáhùn lóhun ògbà wà nìra lówó ẹkọ́ padà fún kí nìdí wọ́n láwọn mọ̀ pé wọ́n tó lọ ń ta ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí sílẹ̀ òun ta ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí sílẹ̀ ló fi ń kó wọn lọ́nà ìtọ́ ó dẹ̀ ń wó gbogbo nùlú èyí tó ẹka máa fi develop nùlú bí ló ṣe dàrú ní wọ́n sáńtì ẹ ìyáhùn lóhun ní gba gbogbo bẹ́ẹ̀ mélòó ìyá ló wà láyé lẹ́ni ní òmọ́bítọ́mọ̀ rẹ̀ tí ó lówó mélòó ìyá ló mọ̀ pọ́mọ yahoo ní í ṣe àmúsà tí kó wọ́n òbí olókí ẹ̀mọ́ lè ní òbí olókí ẹ̀ nípa pẹ́bọ̀ lọ́mọ̀ mi ti ń wọ́wọ́ lè ní ọmọ mísà àti lówó ẹlọ́ka ìtẹ́kọ́ọ̀rùn nínú Kùránì ẹlọ́ka ìtẹ́kọ́ọ̀rùn nínú Kùránì níka bí kọ́ọ̀rùn ṣe lówó báwọn ìṣẹ́ wọ́n ọkọ̀mọ̀ mínà jẹ́ lóbi káàmùnà kọ̀ọ̀mínà ló èlì àwọn yóò mọ̀ wà wọn lówó gan àwọn lówó kan kọ̀ọ̀mínà jẹ́ lóbi Allahu akbar kabir ìmúlọ ọmọ yẹn tí ó rówó kò kàn wá ọmọ tí ó ti tó nǹkan kí ní ọ̀gẹ̀nẹ̀ kan kò kódẹ̀ a ní àwọn èèyàn mọ̀kọ́ ma wọn kódẹ̀ náà kọ olè lọ́mọ oúnjẹ ó lè pínbélé pín kò kán ẹ̀ẹ́sà so ìyẹ́ ìgbà ìwọ́ tó sẹ́kẹ́ bí ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí ló ti ń rówó àti níbi ká mọ owó ìlú wọn wọ́n wá kó fẹ́mi èmi ò ní gba owó wọ́lọ́ ìgbẹ̀ káwò bí ṣe rí nìyí owó sì tó mú àyè mi ò ní kí ni èmi ò ní gba lọ́wọ́ lọ́wọ́ kúntù ẹmọ bọ́wọ́ wọ̀láwó káàna àbúrò dáhíyàtàn ṣe ìtọ́ ọ̀nà ní kàwọ́lọ́dì ni wọ́n ní ṣe ìtọ́nù àsìtáni ẹ̀dẹ́ ni fàkọ́lá alì ẹmọgbọ́n tí alì sọ alì ó rẹ̀ mí ẹ máa gbọ́ tí bàbá ń sọ o ẹ máa gbọ́ ipa tí àwọn tá ń sọ níṣẹ́jú àwọn ọmọ in tá ń fá ọmọ wò in tá ń fá ọmọ rí in tí àwọn ọmọ tán wà exposed sí ẹ máa wo orípa tí ó mọ̀ ní lórí àwọn ọmọ o ó lóòrẹ̀ ọjọ́ kan ẹ máa gbọ́ o wà á nẹ̀gùlá ọmọdé ni mígbà náà lọ́rùn kékeré báyìí mi fàjẹ́lẹ̀sà ábí yẹ̀rìndòní bàbá mi wọ́n bẹ̀ mi wò wà kọ́ọ̀lá ni ó mẹ́ bàbá mi wọ́n sọ fún yà mi pé ìwọ ìyá ọmọ ma khabaru kí ló sọmọ sí ò ti gbádùn ní kọ́ọ̀lá ti yamut ìyá rẹ̀ nígbà ọmọ yóò kú ohun kọ́ọ̀l bàbá ní fa idha mat tọmọ ibá wá kú man yukhribul basara tani wọ́dà wá bá basara jẹ́ tọmọ ibá kú tani padà wá basara tani ó tú basara ká ìlú àwọn musulmi basara o tani bá wa dàrú irú tọmọ ibá wá kú ẹgbọ̀ ọ̀tí bàbá ń sọ́ọ́sẹ̀ ju ọmọ ọmọ lọ́rẹ̀ tó fẹ́ kú bàbá nìta tọ́mọ yìí bá lè kú tàbí àbá agbó bá sọ́rọ̀ bí pé ìtumọ̀ ní pé ní tán tírínà mọ̀ ìfún ni pé yóò sì di eléri igbó èèyàn lọ́jọ́ wájú àwọn òbí wa lè government ẹ̀ ṣe wáṣù ibi tábúrú ti government ni aṣù ah ṣe àwọn ọmọ kò ní àwọn tẹ́gbíà tí ń bẹ lára àwọn sẹ́kọ̀ níbi tẹ́tí mú ní sẹ́kọ̀ láwùjọ tó rí wa dàgbà ní sẹ́kọ̀ láwùjọ tó bí wa ní kò láwùjọ tó tírẹ̀nì wa ní sẹ́kọ̀ láwọn ọ̀rọ̀ burúkú tá ti ń gbọ́ láti kékeré ní sẹ́kọ̀ láwọn tá ń gbọ́ lẹ́nu àwọn òbí wa lójoojúmọ́ o àkíní kan máa ta nìkan bàjẹ́ ọkàn wọ́ o sẹ́kọ̀ láwọn tírẹ̀nì tán fún wa láti lẹ́ ní àwọn tàrà alẹ́ ní ìjọba ní ṣé kò láwọn tírénì tá ti gbà láti kékeré ṣé kò láwọn tírénì táwọn bàbá wá fún wa pẹ̀lú àṣẹ wọn bàbá ń wa mọ́tò lọ ọmọ wa àwọn wà ní mọ́tò ìyàwó wà ń bẹ̀ olórí kò ní dágbé ìtọmọ ọmọ lójoojúmọ́ nù ọ̀nà ìjọba ẹ̀ só ládùúgbò èyàn máa ń ya sahabul fil aswaq èyàn máa ń ya aláìlójútì tí ó kàn máa kékàkiri àdúgbò bàbá ń lọ ní mọ́tò ẹ̀ mú díǹsì ní mọ́tò àwọn ọmọ wà ń bẹ̀ ó sì mú díǹsì tán ó sì sọ́kẹ́ sórí títì láti inú mọ́tò ó sì sọ ike sórí títì ọmọ náà múlá lọ́dún bọ́bọ̀ fún ẹ̀ẹ́ àgbàwó náà sọ ọ́tẹ̀ sórí títì so o ti tírẹ́nì ọmọ wípé ẹ̀ èyí wà responsible ní ìlú ìlú àjọba jẹ́ ni kò sí ètò kọwàá òun lọ lórí títì orísun tó lè gún mọ́tò lórí títì tó ẹkọ́ lọ mú bàbá kọjá báyìí ọmọ fẹ́ lọmọ kó mẹ́jà gbé fílẹ̀ kì í ṣe mo ní mọ́tò ní tó máa mọ́tò kẹfọ́tò gùn kí ló kàn mí ṣé kò ní tírẹ́nì tẹ́tí fáwọn ọmọ báyìí ẹ fún wa láwọn tírénì yìí ẹ tírénì wa ẹ rè wá lórí bá ṣe báyé jẹ́ ayé wá ń bàjẹ́ ẹwà láwọn gọọmenti ni tẹ́rí bí àti ẹ fún wa nù ẹ gbọ̀rọ̀ tí bàbá yìí sọ ṣe gbọ́ ọmọ pé tọ́mọ̀ yìí bá kú tani wà fẹ́ kíní o tani bà wà wó albásọ̀rọ̀ kọ́ọ̀lá fàbákìyà dhalika fi qalbi ẹwú ọ̀rọ̀ subhanallah ó ní ọ̀rọ̀ yìí wá wà lọ́kàn kò kọ́ lọ́kàn mọ́ láti bàtẹ́sùgbọ́ ọmọ kéré oní tó ti gbọ́gbọ̀ yíò kò kó lọ́kàn mímọ̀ ẹwà ìmájúkọ́ ikú lẹ́rọ̀ tí bàbá fún ní pé à ah, tàní bàbá wa tún bá sọ́kọ́ sí báyìí tàní wà jẹ́ àgbà fáà bá sọ́ ah, mọ̀ live towards that end àmọ́tọ́mọ́ táàmù wọn gbẹ́lẹ̀ ojúmọ́ nulé wọ́n tún gbọ́lú rédíò ẹ gbọ́dọ̀ ní o ẹ gbọ́dọ̀ ní o ẹ wáyé lásán o àwọn múnú wájá ọmọ mi parí sí kò lè wálé kí ni díkẹ̀ ìlówó òun yóò wá rí ọ̀nà kan láti owó lọ́nà àrámù ẹwà sọ pá àrámù kí ní kẹ yóò àdá inú ah, àfá àrámù nílò òun náà mọ̀ pàrà mú kìíní àmọ́ ohun tí ń gbọ́ lójoojúmọ́ ní pé ẹgbùrọ̀ lówó ẹgbùrọ̀ lówó tó bá lówó oṣùn wáyé ní o ṣẹgbà o sàwó ìntà ń gbọ́ lójoojúmọ́ nù oníkálùkù ta tún gbọ́dàgbà oní pé national cake ni wọn ò fi ká jẹ́ kásàfẹ́ kí lùdí àwọn àfi ìwádàgbà kí tèmísà ti dá nínú òun òun kò síbò sí lè bàjẹ́ tó kí tèmísà ti dá náà lẹ́fìmọ̀ gbáwọn ọ̀tá àwọn ẹmọ́ sọ gbà pé à ah, tọ́mà lè fi mi jẹ president ọjọ́ kan báyìí ẹkọ́kọ́ ẹnìkan sọ fún ìṣẹ́jú mi ní à ah, tó máa lè fún jẹ president ọjọ́ kan ẹkọ́kọ́ bá mú kí ibi tó wà ní kí ibi tó máa kówó sí kí ibẹ̀ dáa orí tó kọ̀kọ́ sọ nípa fún john flowers lórí ẹ̀fún jẹ president ó yá wíbárò kọmọkọ́ gbà wọlé ó yẹ mọ́ lódò jáde ẹmọ́ lódò jáde kan lódò jáde 24 hours látàwọ̀dá ni wọ́n fi lódò wòlì ó ní kíni kọ́mpútà rẹ̀ kíni wọ́n kálùkù kó jẹ ní tẹ́lọ bá lọ tí má lọ kí tán ìfẹ́ lónà kí wọ́n náà lókì jẹ ẹkọ́kọ́ sí àkẹ́kọ́ bá mi kó sí ilé owó ẹwọ tírénì ẹwọ ọ̀rọ̀ táwọn àgbọ́ lẹ́fìrí pé ọmọ ẹni ìsinmi náà ẹwọ ọmọ kéèké àwọn ọmọ 5 years or 6 years old ẹwọ táwọn lómi sọ́rọ̀ politics ní tíṣẹ̀ lábùjá ah ìwọ ìwọ tọ́rọ̀ mọ́ tíṣẹ̀ lẹ́nu yàrá bàbá rẹ̀ ike ah kí ló ti president yẹ kí ló tó fún tó fún ayọ house of assembly yẹn kí ló tí kíní kan wá fi ṣe kíní kan ní kíní yẹn kí ló tó fún alọ ṣe kíní yẹn kí ló tó fi yọ subsidy tọ́lú pé wọ́n kíní pín subsidy wọ́n mi kíní pín subsidy ẹ̀ sọ́fìdì à ẹ̀ sọ́fìdì ní kíní táwọn pẹ́sẹ̀tì yẹn yọ wọ́n wà lọ yọ sọ́fìdì yẹn gbàtọ́ wọ́n yọ sọ́fìdì kíkà ní kílẹ̀ pẹ̀ sọ́fìdì ẹ̀ à wọ́n yọ náà ṣe mọ́sà yọ kò má tá pẹ̀ sọ́fìdì indúsà àgbótẹ́sà ń sọ láwùjọ náà àwọn ọmọ ẹ̀ ń wò wá wọ́n ń kọ́ níbi action wọ́n ju bẹ́sẹ̀ ń kọ́ níbi ọ̀rọ̀ wa lọ òun sọ fáwọn kí ẹbẹ̀rọ ọlọ́run àmọ́ wọ́n ti gbọ́ ipẹ̀ ẹ́ àṣíyàn ma ń jẹ́ olójú méjì bí ọ̀bẹ ni ọ̀tọ̀ ní tí ma ń sọ pẹ̀lú ẹnu mi ọ̀tọ̀ ní tí ma sì pẹ̀lú iṣẹ́ mi bọ́ọ̀mù wá ṣe ń kọ́ lára wa nìyẹn ló jẹ́ táwùjọ bá dáa tabára àwọn tabá wà nígbò olè ní àwọn àwà máa wo àwọn wo ni bàbá wọn ibo náà ti ń mú mi ibo náà ti ń bọ̀ ẹ padà wọ́n pé ìpìlẹ̀ gbogbo ẹ̀ àwọn súfí ìhwáni bídíà kúfúrú gbogbo ẹ̀ ibi táwọn èèyàn ti ń bọ́ọ̀lù in tó kó bá wọn ènìyàn tí ó lè ní díẹ̀ nípa nípa ọkùnrin ẹ wá wo impact tí ọ̀rọ̀ bàbá yìí ní lára ọmọ yìí láti kékeré ẹ wo impact tó ní lóòótọ́ ó sì padà da gbogbo bá sọ́rú ó pa ó pa ẹ̀mí tí èsì kékeré ó sì kó dúkìá wọn lọ́nà àìtọ́ ó jẹ ìyẹ́láyà olè tó fi kó láyé so ẹ àwọn ilé yìí inshallah lẹ́kọ̀ọ́kan àwọn mú díẹ̀ wá fún wa nínú àwọn ìtàwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn nínú àwọn kútùbù àwọn àfáànàdẹ̀ láti mọ́ wá fún wa pé àwọn tó ti kọ́ ní tán ti sàlẹ́kù ṣẹlẹ̀ sẹ́yìn kálíbà mọ́mọ̀ nígbà pé tabára àwọn tó bá ní dìsí ìlé ni ló jẹ́ kéèkéé tún fi rán alétí àwọn tán sọ fún pé alhajjú lè sa amina ọlọ́run kí àmàndàkọ́láhó kánà amina àwọn tán sọ fún lé nígbà ìwọ̀n fẹ́ káàyàn lọ sí hajj mọ́ ìwé ní káàyàn mọ́ lọ us àbí káàmù lọ uk àbí wọ́n ní hajj is not safe ah hajj is not safe kí náà ń pè kò save gbọ́lọ́wà se ọ̀yà Nigeria save àwọn hmm. fẹ̀ká kó Nigeria náà Nigeria náà save ọ̀yà kó Nigeria táwọn yíò mọ́ lọ sí ìbádà náà ẹ̀sùn táwọn yẹ fi ṣe intervene ṣe ni pé wọ́n ti pèkì sí kíní ti pẹ́ kódà ó ní sẹ̀fíù kan sẹ̀fíù kan ní UK gbà òun ti ń pèkì sí pẹ́ ẹfí jẹ́ kẹmọ̀ òbí àwọn jùmọ́ sí rí lọ ẹwu ẹranko èyí tí òun yóò mọ́ sí ìbádà òpó ẹ̀sìn nítorí tẹ́ẹ̀dì Saudi ó yẹ kí mọ̀ ń pè ìwọ tó ń sin lọ́wọ́ ọba pẹ̀lú tẹ́ẹ̀dì Saudi lọ́wọ́ye sí ẹ̀sìn Islam ara rẹ̀ òun tó pé tí wọ́n fi ń jọ́sìn fọ́lọ́run ìkórìíra Saudi ni orígun sí ọnù lé Saudi ni Saudi ló fà ẹsẹ́ Saudi ló ń gbé Nàìjíríà mẹ́rin kí ni problem pẹ̀lú Saudi báyìí ah kí ni àwọn tó wá ń gbé bẹ̀ tó wá ń gbé Saudi gangan wo àwọn wá ń fi ń yé wa pé kódà àwọn ń gbó ohun àlàáfíà Saudi láti bí iká ìlú nǹkan wo ìlú tó ní àmùnù ni ìlú gidi ni wọn kìí ṣe màláíkà gẹ́gẹ́ báwọn ní kìí ṣe màláíkà gbogbo ìlà bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó pè àmọ́ nọ́mà káwọn sọ pé bí èèyàn gidi o àwọn èèyàn gidi pọ̀ bẹ́ tí wọ́n jẹ́ kékeré àwọn èèyàn burúkú bíi tiẹ̀ bíi tiẹ̀ àwọn náà náà wà ní Saudi tán lọ ń dáwà Saudi wọ́n láì gbóhùn kìníkà láìpẹ́ ẹmẹ́ta ṣe ni wọ́n sì lọ fútẹ̀jì nípa àwọn wọ́n lọ ń ṣe tàbí fáwọn ẹ̀ wọ́n wá kírètì nìkan tó rí haram wallahi inú lé nípa customize ibẹ̀ àwọn interview ilẹ̀ what do you see about hajj this year ah hajj is not safe wallahi ẹgbùn táwọn ọ̀tá ìsìlámù lágbàáyà tí wọ́n ń pètèpèrè wọ́n interview àwọn èèyàn wọ́n láàmù orí fídíò láìpẹ́ lórí facebook ẹgbùsí mẹ́gbà ah nǹkan ti bẹ̀ wọ́n sì kọstíùmù tó lágbára níbẹ̀ ẹgbò bí áhàjì níbẹ̀ lóòtọ́ ni wọ́n sì wọ́sọ wọ́n sì wọ́n sì ṣe kínágbé wọ́n fi aṣọ wẹ́ra ah! ah! bá ibi kan wà ní haram kódà tẹ́bẹ̀ tó wà ẹwú tẹ́bẹ̀ tó ọlọ́pàá ń ṣe fún wa ha ah! tẹ́bẹ̀ tó kìníkan ṣe fún wa àwọn ẹlẹ́kùn ṣe fún kódà wọ́n fẹ́ mọ́ pàá ní ha kìníkan kìníkan igbá wo wọn ká gbogbo àwọn wùtí ah mo ló ti tán síbi dẹ́wọ́lọ́tù tawhid tó bá ilé ilé yìí ẹ ọmọ kíkẹ́ ìlú ẹwọ̀n ọlọ́pàá wọn ẹmọ́sí mọ́tí náà ọlọ́pàá wọn ni gbogbo alámọ́rí náà àwọn fídíò gidi tán sọ tẹ́lifà ọlọ́pàá tó mọ̀ gbé àwọn ìyá tó ti dàgbà tí wọ́n lè rí mọ́ ọlọ́pàá tí fídíò ọlọ́pàá sì gbé yàn sẹ́yìn yìí sì ń gbé tàwáfù àwọn tẹ́lù mọ́ sọ pé grandfather tèmi sẹ́ nígbà tí wọ́n lọ kó tó dúgbò àwọn propaganda ìwà ní àìdé tó tó mọ́ propaganda egbówó kí ni propaganda lásán ni èyí tí ò rí ìtẹ́mọ́ pàfọ́mọ́yàn ni wallahi grandfather mi ń sọ fún gbígbà wọn ti kú rahimahullah kọ́lọ̀ kú bá fún kẹ́ wọ́n ń sọ fún mẹ́ pé ah, ìlú mọ́ sọ́rọ̀ 2014 fún ọ ìlú yìí ìlú tó dá ní o kọ́lọ̀ kó wọ́n ń sàdúrà fún àdúrà tó ní agbára kódà mú rí pé áthàrù sáwọ́dí tọ́lọ yẹn ó hàn lára tẹ́kọ̀dà áthàrù yẹn hàn lára wọn pẹ̀lú bẹ́ẹ̀ bí pé kódà gbogbo kátọ́kù gan wọ́n ti ń àṣàrùn kalẹ̀ pé tí bá kú bẹ́ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ bí pé ibi tọ́lọ̀ yẹn ó ní ìfẹ́tì nínú máìdì wọn ìlú táwọn yẹn lọ tán ti ń bẹ̀rù ọlọ́run ìlú táwọn yẹn lọ tán lọ alẹ́ni burúkú bí tẹ́sìn débẹ̀ tẹ́sìn dẹni ẹgbẹ́ padà òun ìlú tẹ́yìn wọn bàjẹ́ lẹ́gbẹ́ ẹgbọ́ ta Islam nìyẹn ọ̀tá Islam nìyẹn náà òun ìlú tẹ́yìn wọn fọ́kà gbáwọn yẹn ẹ ajis not safe kíníkà kíníkà ọlọ́run madú ilé tó ti wọ̀ báyìí ẹ̀ẹ́ ó ti mọ́ tún ní Saudi ló sí fún ẹ̀ẹ́ owó tí ìfìlọ ájí ọdún òjẹ́ lọ fi ṣe gínìkà owó ẹlòmí òkàdà lọ fi mutí náà ni ẹlòmí òkàdà lọ fi jẹ gbèsè náà ni ẹlòmí òkàdà fi tatẹ́tẹ́ náà ni ẹfẹ́ lẹ́wọ̀n kó níbi kan sin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala nítorí kí ni etíẹ̀dì Saudi etíẹ̀dì Saudi etíẹ̀dì Saudi ẹ̀ sí mọ́ kí fáwọn ẹ̀pẹ́ Iran is not safe ẹ̀yìn sì lẹ́ ń sọ pé ẹ̀yìn lọ́rẹ́ Iran nípa ọ̀rẹ́ rúfin ní ọ̀rẹ́ hisbush ìtọ́ ní Lebanon ní ọ̀rẹ́ Hamas ní ní Philistine ọ̀rẹ́ gbogbo ní àwọn Shia ọ̀rẹ́ wọn ní ẹwà ní ìkórira àwọn tí wọ́n ń polongo súnnà nígbà Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin tẹ́ local local local propaganda propagandist managers ẹ̀yin local ones àwọn international ones ṣe tí wọ́n kìí sí Saudi ẹ̀yin local ones náà tẹ́yìn náà ṣe ti lábẹ́lẹ̀ àwọn ṣe abẹ́lẹ̀ kún kálùkù lọ bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala oníkálùkù sí mọ́ oníjọ́ tó pàdé ọlọ́run ọba kó wá lọmọ kíníkà ọlọ́run sọ Al-Qur'an ọlọ́run wa yamkuruna wa Allah wallahu khayrul makirin ọlọ́run ni wọ́n ń dìtè ní plan ní èmi ọlọ́ọ̀bá náà ń plan ó lè plan tọ́lọ́run irọ́ èyí tẹ́ máa ń fi propaganda kalẹ̀ ìyá kíníkà ní ẹni àkíníkà ní ìgbà àwọn ní oníkálùkù ó pàdé ọlọ́run ọba ohun subhanahu wa ta'ala àwọn àwọn orojọ́wájú báyìí ọlọ́wàjúmọ̀ yọ ṣìgbọ́n parọ́njò ní ṣìgbọ́n parọ́njò ní yọ́ mọ̀ tí lè sàrọ́ ẹ̀rẹ̀ ìjọ táwọn àṣírí ló bẹ̀rẹ̀ sí ní máa tú àwọn àṣírí tó ti bòbòbòbòbò tó ti rùpá wọn lè mọ̀ pé mi ní àwọn ọkọ̀ tó ti ń pa máwọn ìwọ́ tó ń fọn irọ́ káàkiri ó ti fọn irọ́ nǹka ó hmm, wà sẹnu múyẹ́ wà kanukalu gbé nǹkan mi sẹnu wúyẹ́ ó wà sẹnu pé mẹ́kọ́ yọ́mọ̀ lìkìyàmà yọ́mọ̀ túbílá àsàrọ̀ ẹ̀rẹ̀ gbogbo àṣírí ó ti pé àfà àsẹ́yìn ni àṣírí mọ̀ náà fi kí ẹ̀dá ní àṣẹ mùnáfìkí ní àṣẹ spáìlẹ̀ yìí ah, àṣẹ eh, ẹ̀ẹ́ àṣẹ ilẹ̀ ń wá bí súnnà lẹ́bí ó ṣe wó ń gbà wọn wa yawma ya'addu adh-dhalimu ala yadayhi àwọn alágbòsí ó ti kàbẹnu wọ́n jẹ ìkanyamọ̀ kìyàmà wọ́n sun ẹ̀jẹ̀ ah wallahi wọ́n sun ẹ̀jẹ̀ kí nìdí ìgbàtán wáyé ọ̀pàá kí ọlá fàyé ìse ayé tó ẹka fi tẹ̀lé òdodo àtúnfin gbógun ti òdodo a tún fi ń gbógun tàwọn tó wà lórí òdodo ní kí aláfẹ́ apadà wá kún ní ìsinmi ayé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ò mọ̀ pé òun ti súnmọ́ sáré wọ́n tó ti pé 40 èyí tó bá ti pé 40 láyé lọ́dọ̀ tí mẹ́mìsí mọ́ omi tó bá ti pé 40 láyé yíò ọlọ́mbọ̀ sí o ti pé 40 o o ti kú already bí ipò ti wà ní sáré already ní ọkùnṣe máa live ẹlòmí ti pé 50 o ti pé 60 ó dàbí ìgbẹ́ pé 70 ìwà mọ̀náfíkì ti tún bá káàkiri tó bá kú nìsínkọ́ fahal hatta idha mitta intabahta sígbà tó bá tó kú lórí èrè lórí tó wá pé ẹjẹ́ àjọ jùkú káṣẹ̀ sùúrùn kájọ polongo súnnà lẹ́gbà Muhammad àwùjọ wa náà dáa eh ẹ̀rọ mọ̀ yá wa ẹjẹ́ àṣẹ sùúrùn àwùjọ wa ó dáa ṣe gbogbo sí lè dáa ọ̀la tí wọ́n ń ké lójoojúmọ́ ẹjẹ́ àjọ gbọ́nkù ti súnnà lẹ́gbà Muhammad sallallahu ẹjẹ́ àjọ tàmásàkà bil sunnah ẹjẹ́ gbogbo ẹjọ́ jùkú ti súnnà yìí sẹ́ kájọ polongo rẹ̀ tí bẹ̀rẹ̀ lọ́bá tó wà lẹ́mí àwọn èèyàn ẹgbàgbé ọ̀dọ́ ti dọ̀ rẹ́dì nǹkan tí ò tó padà sẹ́kù ẹ̀yìn ọmọ ìyá mi ní ẹ̀sẹ̀ ó yá fi ojú ọ̀nà ṣe ìtọ́nu ilẹ̀ kápadà sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala fafiru ila Allah inni lakum minhu nadhirun mubin ẹjá sáré padà lọ́sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala àbí Allah subhanahu wa ta'ala kó fúrú jẹ́ ní kọ̀ọ̀kan wa àbí Allah láti ṣe pé wọ́n fi yọrọ wọ́n fi ń da àlámà rí ọ̀rọ̀ ẹ̀sìn àti ọ̀rọ̀ ayéru an bí Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ nìkan bá ń lè lórí òdodo títí tá fi pàdé ọlọ́wọ́ bá kó jẹ́ ìjọ tàbà pàdé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ká pàdé ọlọ́wọ́ bá lẹ́ni tí ọlọ́wọ́ bá yọ́nú sí ká pàdé ọlọ́wọ́ bá lẹ́ni tọ́lọ́ bá ti fúrí ẹsẹ̀ rẹ̀ jì ilé là ń bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala fún nítorí ẹni هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله